الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ibi tí a ti dúní bí àlàyé lórí tíra alwajibatul mutahatimat òun náà ni àwọn májẹ̀mú tí ń bẹ fún kí ni àwọn ṣòro tó la ilaha a ti ṣe àlàyé àwọn ṣòwòtò tó pọ̀ síwájú a ti ṣe àlàyé al'ilmu a ti ṣe àlàyé ima a ti ṣe àlàyé al-yaqin al-ikhlas as-sidq al-mahabba gbogbo ilé ni a ti ṣe àlàyé ẹlẹ́kẹfà nínú àwọn mọ́jẹ̀mú tí ń bẹ fún la ilaha illallah kí la ilaha illallah tó èyí ó máa pé àwọn ẹ̀tọ́ la ilaha illallah wa hiya al-a'malu al-wajiba ikhlasan lillah wa talaban li mardatihi òun náà dẹ̀ ni kí ẹ máa ṣe àwọn iṣẹ́ tó jẹ́ ọ̀ranyàn kí ẹ máa wá ṣe fún ẹni kankan tí ẹ bá ń ṣe fún ọlọ́ba àti pé kó wá máa ná sí ojú ọ̀nà ẹ̀sìn yìí gbogbo nǹkan tó bá ti bèèrè lọ́wọ́ rẹ̀ kó ná kó ná gbogbo tó bá ṣe kí ni tó bá ti necessary fún láti ná sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́ọ̀bá fahuwa yakfuru bi taghut wa yu'minu billah ma kírun fún ọlọ́wọ́ ويعطي الزكاة من ماله راضيا بذلك قاصدا بذلك وجه الله يوم يزكى nínú owó rẹ̀ nínú dúkìá rẹ̀ tí ọkàn rẹ̀ dẹ̀ mọ́sí kìí ṣe kébí àwọn fagídí mú yọ zakáun náà ó yọ láti pẹ̀lú pẹ̀lú pé inú rẹ̀ dùn láti yọ ni ọkàn rẹ̀ yọ láti yọ ni in ti dẹ̀ ń wánà ní ojú rẹ̀ lọ́rọ̀bá wayadhulu nafsahu wa malahu idha tatallaba al-amru lidhalika bil jihadi fi sabilillah gbogbo lè ó wà nínú abẹ́ wípé ó submit fún ọlọ́ọ̀bá ni ó nínú ẹni wípé kéèyàn wá ná ara rẹ̀ kó ná dúkìá rẹ̀ tí ọ̀rọ̀ bá padà kan wípé ó kọ̀rọ̀ jihad fi sabilillah bẹ́ẹ̀ni aljihadu madun ila an takuma sa'a so jihad ni jihad ma ń Qur'an jihad ń gbá mi dẹ̀ ni a máa lẹ́tọ̀ sí pé kí yàn lo weapons pẹ̀lú àwọn májẹ̀mú tí ń bẹ̀m̀bẹ̀ nínú ẹ̀sìn yàtọ̀ sí terrorism àti ká máa kọ́ ẹ̀mí àwọn èèyàn sókè lọ́nà ìtọ́ bẹ́l jihad ń bẹ nínú ẹ̀sìn èyàn kẹ́ ní sàṣẹjú ń bẹ bí àwọn kẹ́ tó pé lọ́dọ̀ tí wọ́n everything jihad ni àwọn èèyàn tí gbákídà ayé jihad ni kí ní kan ẹsà máa pàwọn èèyàn lọ rárá bẹ́ẹ̀

ọlọ́bà sọ fán nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́ni pé wàjáhìdùn bihi jihadan kabira ọlọ́ni fi jàwọn lógún pẹ̀lú rẹ̀ ay bil Qur'an pẹ̀lú Qur'ani fi Qur'ani ò fi jàwọn lógún ní jihadu tó lágbára Ibn Qayyim wọ́n ṣàlàyé pé ìgbà tọ́lọ̀ bá sọ áyà yìí kalẹ̀ nígbà tí ànábì ń bẹ ní Makkah ni nígbà tẹ́dẹ̀ wà ní Makkah ni ọlọ́ọ̀bá ò tí sọ pé ká ẹ má ṣe sùúrù ẹ kàn má bá ti yín lọ Ọlọ́run wá ní ká má ṣe jihad pẹ̀lú Qur'an ìtumọ̀ jihad rẹ̀ ni pé ẹ kọ́ ẹ̀kọ́ Qur'an ẹ má ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn bẹ́sẹ̀ sí yẹn ẹ̀ ṣe jihad náà ni díẹ̀díẹ̀ ni Islamic Caliphate Islamic Khilafa wọ́n wọ́n mọ̀ pé khilafatun islamiyyatun sahiha ní ma ń jòkó lórí àkídàtun sahiha orí tàwídì ní ma ń jòkó lórí kèé sórí àìmọ̀ kan so kókó ní káwọn èèyàn wà lìjẹ́ náà yí tí ó máa wà lìjẹ́ náà ní tàwídì àwọn èèyàn kú lọ lórí ẹbọ ìwọ́n sọ̀rọ̀ nípa daulatun islamiyya ẹ̀yà ní kò ní sí daulatun islamiyya yẹn àmú daulatun islamiyya yẹn sẹ́ ó níbi tí bí wa nínú sàárè tí wọ́n bí wa ní amal kiyama nípa tàwídì ní kódà wọn ò ní bèèrè pé kí ló tó fi dá dáwọ́lásí islamiyya kalẹ̀ àkílótò fi dá gbàtọ̀ aláyé kílótò fi dá kíní kalẹ̀ yí tí wọ́n bèèrè because dáwọ́lásí islamiyya iná jòkó lórí kíní tawhid so tawhid yẹ gangan ní pílẹ̀ so because àwọn òwúrí ẹ oún fọ́n káàkiri a lára ìlúmí so ìbáyẹ̀ tó pé indoctrination ní kíní ẹ láti jẹ́ kí wọ́n mọ̀ kọ àwọn èèyàn sí àwọn èèyàn tí in such a way that ó jẹ́ kẹ́ believe pé kèfèrí kọ́kọ́ láwọn èèyàn náà èyí dáyé fi ń dàmú tẹ́mú máìkì dání tẹ́ ń ké lójoojúmọ́ eléyìí ni tàwídò eléyìí ni súnnà hmm, gbogbo yìí tí wọn kò sínú dictionary tí wọn àwọn èyí ṣe in tó kàwọn ní pé àníbáṣẹ̀ ni báṣẹ̀ wa nihaya ó ní sẹ́rẹ́ àwọn khawarij tán bá lè lágbára ní àti ní iraq wọ́n pa àwọn èèyàn bí ilẹ̀ bí ẹni wọ́n pa wọn bí ẹran ni Ibn Kathir ń sọ̀rọ̀ ibi ẹbí 800 years ago onílára Khawarij ìsìnàmà lè gbá àwọn èèyàn mú mẹ́yẹ wọ́n pa wọn bí ẹran ó ní rízì ní kí wọ́n bìlìbì pé àwọn èèyàn wọ́n ti yàyàkúyà wọ́n ti di kèfèrí kò sì sí dáwà tó lè tún wọn ṣe àfikà pa wọn gbà táwọn ISIS Al-Qaeda tí wọ́n ní tán rọwọ́ díẹ̀ mú ní kí náà pè ní Iraq àti Syria wọ́n ti pa thousands of people thousands ni o àwọn tàbí kọ́kọ́ pa pẹ̀lú suicide bombing tẹ́ni kó dé bọ́m̀bù mara báyìí al'amalu al'intihariya yóò ti dé bọ́m̀bù mara yóò kọ̀ lọ sínú ó lè lọ sí ìlọ́bẹ̀rẹ̀ post office yóò kọ̀ lọ pàwọn yẹ̀bí ẹran mẹ́rin yóò ní pé jihadi ni wọ́n ti jẹ́ kó yẹ pé mọ́sọ́gbọ́ sí dé bọ́m̀bù mara wọn tó bá lè kú báyìí aljanna straight àwọ́wà sọ fún pé tó bá lè kú iná straight ni aljanna kakakọ iná ni reason ni pé annabi ò ní ká báyẹ̀ kọ́lá annabi ṣe ṣe wallahi annabi ò ṣe bẹ́ báyẹ̀ ìntá annabi sọ ni pé man qatala nafsahu muta'ammidan ìwọ tó bá mọ̀mọ̀ tó fojúlẹ̀ tó gba ẹ̀mí ara rẹ̀ sórí yìí tó fi para rẹ̀ ohun tó àmọ́ fi para rẹ̀ lọ ni títí di amal kiyama ó lọ bọ́m̀bù ara rẹ̀ ni àbí ó ti dára máyẹ̀ ó mọ̀ bọ́m̀bù ara rẹ̀ náà ni títí di amal kìyàmà tí bá yà bí so ní ibẹ̀ iná kọ́ àwọn èèyàn kú lọ bí ẹran wọ́n pa òyàbí lẹ́bí ẹni ìkanwà umar àbí kíní kàtà ń pè ọ stúdẹ̀ntì anwar alaulaki ẹlẹ́mọ̀gbọ́kọ̀ anwar alaulaki àwọn kíní ó gbá kí ẹmọ sọ fáwọn èèyàn kẹ́ẹ̀dẹ̀ mọ̀ ké èèyàn ti gbọ́nà àwọn tí wọ́n bá mọ̀ ikú pọ́síbù kẹ́ ní ìyẹ̀ kó ti mọ̀ gbá wọn kíní kan tí ó ṣe kí ẹmọ ṣàlàyé fáwọn èèyàn stúdẹ̀ntì rẹ̀ ẹ́ ìyẹn tí ẹ̀ in tó ń ṣe ní pé ó lọ sí US ó wá lọ dé bọ́m̀bù mara jihadi náà lọ́lọ́run ṣe o because jihadi ń bẹ nínú ẹ̀sìn amáwẹ̀ ni yìí wọ́n bá jẹ fáwọn èèyàn wọ́n sọ dí nǹkan tó ṣe pé tíyẹ̀ bá ti gbọ́ jihadi báyìí èyí ó mọ̀ rò pé ah nǹkan burúkú ni wọ́n àti kílẹ̀ dẹ̀wà ní ẹ̀sìn tánàbí because wọ́n dẹ gbogbo ẹ̀rú wọ́n terrorism yàtọ̀ dẹ̀ bẹ̀ terrorism àti jihadi ti ń bẹ nínú ẹ̀sìn

orí student mi ni kódà yìí tó ṣe yẹn tó dá yìí tó fẹ́ ṣe yìí tó dá ló ṣe yìí tó fẹ́ dá ló fẹ́ ṣe yìí tó dá ní kí yẹn pa àwọn èèyàn lọ́nà ìtọ́ wàláhì òun sọ kódà inú rẹ̀ ń dùn pé bẹ́ẹ̀ yìí tó ah jihad oh jihad ni ìkaná wà nínú ọmọ tọ́mọ ń gbáwọn lẹ́kọ̀ọ́ ní o ó sì ọmọ Nàìjíríà tẹ̀lé ẹ òun lọ pa ó ti lọ bí kọ́ ìdẹ̀ lọ pa àwọn yẹn bẹ̀ ó gbọ́n kí ní yìí kọ́ òkòtọ́ bó sì wá ń àmápò síta tó mọ́ rí from another angle ní wípé irú àwọn tó ṣerú nǹkan báyẹ̀ awò ní ní pé muslim terrorist abadan terrorism has no religion ma ni muslim terrorism islamic terrorism kò sí tí ń jẹ́bẹ̀ ma fi nǹkan táwọn minority àwọn ọ̀dẹ̀ àwọn òpònú kan nínú àwọn tán claim islam ma fi nǹkan tí wọ́n ń ṣe kọ wá fi fún islam as a whole lókọ ẹ̀rùgbà tí ọmọ rẹ̀ dẹ̀ new zealand yẹn ó sì lọ sínú mosque ó pa ìyẹn bí 50 gbà tó wá pa wọ́n tán bí ẹmọ gbà tí ẹmọ tí ní gbà tí mo fídíò bí fídíò gẹ́mù fídíò yẹn tẹ́mọ̀ pa wọ́n yẹn wà láìbọ̀ ó tó ó so fi kámẹ́rà sáyà báyìí ó sì ń pa wọ́n yẹn báyìí ó ń lọ wọ́n ni ó lọ pa wọ́n yẹn ọta rẹ̀ wá tán ó wá sáré lọ mọ́tò ó fẹ́ sí sáré lọ kọ́ta mí gbẹ̀dẹ̀ ti mú bọ́ta rẹ̀ bá tán bóyẹ́yẹ ó fẹ́ pa ọgbẹ̀ lọ ní ibi ìbọn tó dẹ̀ mú dání àwọn inscription wọn bẹ̀ ọ̀rọ̀ bible àwọn kó ti bible nípa kan mọ̀pá àwọn infidels nípa kíní kan igbá in tó kọ sára ìbọn ẹni sí agbọ́kẹ́ni kankan pín ní pé christian terrorist ni àbòsí ni náà àbòsí ni christian dẹ̀ ni so mọ́ ni pé àwọn mọ́ ni pé boko haram muslim terrorist abadan sọ pé terrorist àwọn owó gangan náà jà lógùdù sí kẹ́yìn sáà musulmi gan ni o ní Sókótó bẹ̀rẹ̀ sẹ́ aláwọn yẹn kí jùmọ́ àtẹni wọ́n jáde báyìí àwọn gáìsì jẹ́ ti tò síta báyìí pẹ̀lú ìgbọ́n tó confam wọ̀lẹ́ wọn spray àwọn yẹn báyìí nínú masjid crime tán ti commit against àwọn mùsùlùmí ó jù tàwọn christian lọ́nà pa ok ẹ̀yìn wọ́n pa wọ́n ṣe suicide bomb ẹyọ kan méjì ní US àti UK àbí wọ́n ti gbó odidi Syria ní Iraq gbogbo Syria di ó ti fẹ́ ẹ̀dà ibi tán west gbogbo ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni ní Yemen ní Libya ní Egypt ìyàpẹ́ wọ́n sì ń pa àwọn sójà níbẹ̀ yẹn láwọn gẹ́gẹ́bẹ̀ ní Yemen àwọn wúthí wọ́n pa àwọn Al-Qaeda ISIS àti gbogbo wọ́n wà ní pé Muslim terrorist so Osama bin Laden kìkí ṣe yíò fáwọn Mùsùlùmí terrorist ni criminal dẹni Anwar al aulaki Abu Muhammad al-Maqdisi ah, àwọn Baghdadi àwọn barkawi zarkawi gbogbo àwọn ilé ìkọwò terrorist ni wọ́n wò represent islam àwọn àfáà tí wọ́n ń ṣe dáwà fáwọn èèyàn tí wọ́n ń kọ́ àwọn èèyàn nípìlẹ̀ sí wọn ibn baz al-albani ibn uthaymin rabi al-badkhali al-fawzan sheikh ubayd sheikh luhaydan àwọn yẹn ni àwọn sunna sheikh al-bukhari àwọn yẹn làwọn àfáà tí wọ́n ń ṣe àlàyé ẹ̀sìn fún so kí ẹ má dáa pọ̀ gbogbo wọn lè jọ níhùn wàláhì àwọn ìyàwó wọ́n lè jọ mọ́ bójú o bóra àwọn terrorist náà ṣòkòtò tí wọ́n náà wàláhì bí náà ní mọ́ndé àárín náà ní mọ́ndé o mọ́kọta àwọn àwọn ṣe subhanallah Allahu akbar bọ̀ min ajhalin nas wọ́n yà láì mọ̀kagan gẹ́gẹ́ bẹ́ẹ̀ Pakistan tó Sufi bàbá ńlá súfì ní tí ó mọ̀ fò tí ó mọ̀ sórí bẹ́ẹ̀ tó mọ̀ sí báyìí so ìyẹn kọ́nà fi mọ̀ pé láwẹ́jà lórí sọ́nà pó ní ohun gbà ìyẹn nìkan kọ́nà fi mọ̀ o àkídà gẹ́lá fi mọ̀ kí ni bìlífù rẹ̀ so kí ẹ má fi àwọn so um, bàbá ní pé tọ́rọ̀ bá wá kan ọ̀rọ̀ jihad because jihad sí ń bọ̀ wá wallahi ní jihadun azim nígbàtọ́rọ̀ bá padà fọ́júpọ̀ tán ṣe bá yà bí so fi sabilillah nínú tó ń tọ́ka lórí pé ó submit fún ọlọ́ọba oníkọ wá jihad kí wọ́n náà jọ àwọn tí wọ́n ṣe jihad lábẹ́ olórí mùsùlùmí jihadun shar'i ni o eh jihad àwọn tẹ̀blígì kọ́ lè yíò jihad so ìyẹn ò sí nínú kámọ̀ lọ káàkiri kámọ̀ rìn kákan mọ́ so in tó fọ́n jù ní pé wọ́n mọ́ ń dá eh, tẹ̀blík pọ̀ mọ́ súnni ṣẹ́rí tẹ̀blík wà lẹ́wẹ̀ kìí ṣe súnni àwọn tẹ̀blík jama'atun èyàn tó dáadẹ̀ ni Muhammad Ilyas al-Kandahlawi Muhammad Ilyas al-Kandahlawi ní Pakistan Kandahlawi ni Sufi ni kódà tọ̀ríkọ̀ mẹ́rin ní rìn Chistiya Shahawardiyya Naqshbandiyya mo ti gbàgbé lẹ́kẹrin

ẹlẹ́dẹ̀ làwọn náà wà náà gbogbo wa anything kí ní bẹnu fánì ti fi yí Allah ọlọ́run náà ni so àwọn ọ̀rọ̀ ẹbọ tó wá sọ yẹ Muhammad Ilyas wá sọ wípé àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe pé kò correct bókà sí gbé kalẹ̀ ní kò bá máa sọ bẹ́ẹ̀ fún àwọn àwam àwọn common people ó tọ́lọ̀rọ̀ yẹn kò reject it because you feel so àwọn tẹ̀blé wọ́n ní àkídà wọn wọ́n man manhaj tẹ́rin tó yàtọ̀ sí àkídà ti ti àwọn tó wà lórí súnnà so in tán pè ní pé àwọn lórí súnnà náà ni pé tó bá ti ń tẹ̀lé Qur'an àbó tẹ̀lé súnnà kò ní ìdíkọ́ lọ gba fọ́ọ̀mù kankan o ní láti gba fọ́ọ̀mù wọ̀lẹ́ o ní láti rẹ́jísítà ni ẹ̀dá kẹfà ẹgbẹ́ ni wọ́n yí fókọ́ lẹ̀ in tó láìbù tí ẹ ó bèèjẹ̀ Qur'an àti súnnà àti àgbóyé àwọn sahaba àwọn salaf àwọn ẹni rẹ̀ síwájú wàláyé onísúnnà ni

ó pọ́sílù kẹ́mì ẹ̀gá bọ́ sójú ọ̀nà ọlọ́ọ̀bá gan kí wọ́n ta ẹ̀jẹ̀ kalẹ̀ ìdá àrọ́dà wà lázim al'amura lidhalika a taliban min allahi an yu'tiyahu nasara aw shahada a fayahya hayatan khayran minha wa qabila bit nafsahu wa malahu wa anna lahu aljanna so wọ́n sọ̀rọ̀ nípa wọn ga tó lè jẹ́ látara pín ẹ̀ṣẹ̀ jihadi ni ó pọ́sílù kẹ́mì ẹ̀bọ́ kí yàn jẹ́ shahid kí yàn wá rí oore tó pọ̀ ga láti ọ̀dọ̀ ọlọ́run ọba ilé ìtọ́ka lórí wípé èyàn ti fi ẹ̀mí yàn èyàn ti fi ṣe business èyàn ti fi ṣe òwò pẹ̀lú ọlọ́run ọba ni gẹ́bí Qur'an ẹlẹ́ẹ̀keje tí ń jẹ́ ìkẹyìn nínú àwọn ilaha illallah tí àwọn olùmọ̀tá máa ń dákọ̀ o náà ni alkọ̀búlò lèmọ̀náfilẹ̀ rọ́dì ilaha illallah ìsinú ayé rẹ̀ bẹ́ẹ̀ni so táwọn kírísítẹ́nì bá ń pa ọkẹ́ gbá jésù sínú ayé rẹ̀ lọ́pẹ́ èmi ò gbá jésù sínú ayé mi la ilaha illallah ni bí ó gbà sínú ayé mi wọ́n ni qasidan bidhalika ridallah ìdí tó fi gba la ilaha yìí ni pé òun wá ìyọnu Ọlọ́run Ọba wa tami'an an yuthibahu bidhalika ó lè ẹ̀rọ kan wípé kọ́nà bá kó san ọ́lẹ̀ san bẹ́ wa takunu sababan li dukhulihi afá ní pé ìmífẹ́ ẹjẹ́ ká fi ṣẹ́rùtù ẹlẹ́ẹ̀kẹ́ ìjọsí tí ń bẹ níbi ọ̀rọ̀ yìí a tajdarul haja ila dhikrihi fi zamanina Bukata lọ sí bí pé ká dákọ̀ rẹ̀ lásìkò tá wà yìí bintishari ba'dil awrad as-sufiyya dítorí pé àwọn wíìdì kọ̀ọ̀kan àwọn bí àwọn òǹkà bí àwọn àdìkára àwọn àdúwà kọ̀ọ̀kan tó ti fọ́nká táwọn allati tufawriqu wa tafsilu bayna juz'ayha an tó ṣe pé wọ́n máa ṣe yàtọ̀ láàrin juz'u àwọn awradu yìí wa yaqul fa aqulu wa yahsinu bal wa yajibu wa yatahattamu an yuwali wa yasilu al-abdu al-muslim bayna juz'ay la ilaha illallah baba ni pé dandan ni kéèyàn so papọ̀ juz'u méjèèjì la ilaha la ilaha illallah illallah illallah ẹn káwọn súnfí wọ́n láìka ma ṣeré pẹ̀lú àwọn alfáàdì wọ́n ma gẹ eje ni alimin pe la ilaha illallah in tán o la ilaha illallah tó wáyé di huwa huwa huwa huwa tọ́kàdà yẹ́ o ba ni o ní kama in ya yẹ ti da dáadáadáadáa ní kọ́lọ̀ alhamdulillah tọ́lọ̀ ọba kó ni mi gan o ma. yálà tí flómi gbọ́ tẹ́lẹ̀ yálà tí gbà tó yálà tí lókàdà mọ́ gbọ́ yálà tí yálà tí yálà tí yálà tí ìdíkwàtà fẹ́ fa kíní kan 1 million a fẹ́ fa kíní kan ìgbà kan wà tàfà fún wa níṣẹ́ kan gbà kan wọ́n tó bá fẹ́ diwòlí fẹ́ diwòlí wọ́n ni ó fà la ilaha illallah 12,000 ó fà òru méje òru ló mọ́jú lóru ọjọ́ méje lẹ́ra wọn báwọn ni eré lè mí pè sí bí 12,000 kò lè alúfẹ́ diwòlí so dẹ̀ ní tẹ́sùbá tí mo hún gbà yẹn tẹ́sùbá yẹn 1000 ni mo hún mo jòkó fún àmì báyìí mo jáwọ̀ tẹ́sùbá kéèkéé tí mo design rẹ̀ tí ọ̀gá bá rí gan tí ó bá wẹ́fà tẹ́sùbá tẹ́sùbá sí mo gbò ọfà different colors mo ṣe tó tó mo rọ́ tabẹ̀lì mo bá bẹ̀rẹ̀ owó aláwọ̀kọ́ afá ẹ̀rẹ̀ bí a mo parí tẹ́sùbá ẹ̀yọ̀kan tí ìfìlẹ̀ ṣe ma wọ́n kẹ́ tí má parí tẹ́sùbá ẹ̀kan 1000 ẹ̀yọ̀kan lọ́nà 12 kí ló dé ó gbà sánmà mọ́ ọlọ́ọ̀bá lọ́wọ́ ni so tó bá fẹ́ di tó bá fẹ́ di wòlí nǹkan ó wà fàlá ilaha illallah 12,000 ilé yìí kò sí ń bẹ̀ ṣe ọlọ́bà ló fún wa níbẹ̀ ni rárá ṣánàbì ló fún wa sallallahu alaihi wasallam rárá ok ṣe Abubakar kìí ṣe waliyu min awliya Allah ṣe la ilaha illallah 12,000 ló fà ní ṣe kí ẹmọ ohun àwọn nǹkan fúnra yẹn min kíbẹ̀lì nafsi lọ́rọ̀ ẹ̀sìn ó léwu gan ó lè èní mo ti pí ẹ̀sìn mi fún yín ni wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi mo ti parí ẹ̀ fún yín wa raditu lakumul islam dinan mo ti yọ́nú sí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn fún yín tẹ́nìkan bá fẹ́ mú kinní kan wá a ṣe pé in tó fẹ́ sọ ní pé ẹ̀sìn yóò pé a ṣe pé ó gbà tọ́lọ̀ bọ̀ tí parí ìdẹ̀ra rẹ̀ èyí tó sọ yìí a nífẹ́ so in tó fẹ́ ṣe yìí sí in tó dá ní àbí tí ó dá tó bá ní tí ó dá ní a ti mọ̀ pé ma lọ tó bá ní tó dá ní tó bá ní tó dá ní a ní tó dá yìí sánà bí mọ̀ sí àtàwọn sàlàwátù tí ó wà òkè mẹ́rin náà sí ànábì mọ̀ sí wa pé ẹni ànù ni ọ tó bá lánàbí mọ̀ sí a ní pé à ah, sí ibi tánàbí ti mọ̀ sí wa fún wa ní so bàbá nígbà nǹkan tó ṣe gẹ́mọ̀ ní pé láìlá kí ní túnmọ̀ láìlá kèfèrí tó bá ní pé láìlá tó bá kú lórí láìlá kúfù ní ohun tó ń sọ pé kò sí ìlà kò sí tẹ́yìn gbọdọ̀ máa jọ́sẹ̀ fún ní ẹ̀ so èyàn gbọdọ̀ máa ṣe kíní èyàn gbọdọ̀ máa ṣe bẹ́ẹ̀ so bàbá ní ẹ̀ndà nótù kìbí àtàbá ti ń wí àgbùdọ̀ máa gẹ́ sí méjì fayattabi'u an-nafyu wal-ithbat bil-ithbat mukhalifatan liman yafsil min ahli al-bid'ah wa turk as-sufiyyah ẹwà fi èyàn ó so papọ̀ tí yín ẹ fi yapa tí àwọn àfáà ní súfí tán ṣe tí wọ́n ṣe bá yàbí àbíkán fún yà ní àwọn ó tẹ̀lé mọ́ jẹ́ kí wọ́n sọ yẹ́ wọ́n gẹ ó lè jẹ́ kán fún yà ní kìníkan tó gbọ́rí ẹnìkanú àmọ́dá ni pé ìmọ́mà wọn gbẹ̀rẹ̀ tán bá kí ìrùn tọ́bá ẹ̀ wọ́n mọ́ fa kìníkan ya kìníkan ya jàljálù ya kìníkan ya kàdáyìlù ya jàljálù ìyáka náà àbúdùwá ìyáka nẹ́sìtẹ̀ inú ah

innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar ìwọ tó bá lè kú tó kú lórí ẹbọ tó kú lórí ẹbọ ah iná ni o iná ni o ma'wahu an-nar iná ni bi tani ó padà sí àwọn tó bá jẹ́ Ọlọ́run ti ṣe al-janna haram fún awari ntawon yẹn sọ láwùjọ tó jẹ́ ẹbọ straight ẹbọ straight tí ẹ ṣe shortcut kí ẹ máa sọ̀rọ̀ e, èyàn ò fẹ́rẹ̀ àwọn èèyàn ni ẹ tẹbá ráfà tó bá lóun ṣe wá sí fáwọn èèyàn àmọ́ òun mọ́ wípé wo ní ẹkí fẹ́ mọ́ mọ́ fẹ́ avoid àwọn controversial issues bẹ́jẹ̀ mọ́ pè ní ẹ àwọn controversial àwọn ọ̀rọ̀ tó mọ́ ọ̀rọ̀ tó jẹ́ controversial ìtọ́kí bí àwọn èèyàn ṣẹbọ ara o because bàtà nẹ́bí ní adé ọ̀rọ̀ tí wọ́n pè ní controversial issue yìí lànẹ́bí mójútó ọ̀rọ̀ tàwídì nínú kanẹ́bí wà ní pé ẹwọ̀ yíyàn Eh, ẹ má ṣe zìnà mọ́ wà láìwò ní dánẹ́bí nù ìkẹ́nà àfáà sọ náà pé tẹ́kí bí ànẹ́bí ṣe dé yẹ ní tánẹ́bí sọ fáwọn ní pé ẹ má ṣe zìnà mọ́ ẹ má jalè mọ́ kó dáwọn ní dálù kí ló ṣẹlẹ̀ ká má ṣe zìnà mọ́ ní kíni ẹ wá dúró wá sí zìnà táwọn yẹn ṣe ń gbogbo tó Musa kíní kan kíní Musa òun ma ń sọ òun ma fi ń ṣègbéraga kódà ó ti sọ wípé bá lóò ṣe zìnà tó fẹ́yàwó irọ́ ní pa ẹmọ́ gbà wọn kan báyẹ òun tí ma ń sọ ní sọ pé bí pé àwọn mọ̀ kí òjá ó ń sọ pé mọ̀mọ̀ kí ilé wà wà jẹ́nà fi dáúsù ó ti yé báyà bí so wà sí ìdìnà lọ nígbà olójoojúmọ́ wà sí ẹmọ́ jalè stop ṣe ò lè stop mm so stop ṣe ẹ̀rí pọ́n pelékesí ni wọ́lá ṣe ẹ̀rí pọ́n lékún sí láwùjọ reason ni pé yí tó yẹ kó wà ń bí ò sí ń bẹ́ tàwíìdì yẹ gangan ní ìpìlẹ̀ àkídà yẹ yóò sí ń ẹwà o kódà gbogbo wà sí ànẹ́bí 10 years maka kèèsì ẹmọ́ jàní ẹlọ́wọ́ àwọn àyà atọ sọ̀kalẹ̀ ní maka náà ẹ̀lẹ́gbẹ̀ àwọn àyà ẹmọ́ jàní ẹmọ́ ṣe kíní kan hmm, àyà tó ma rí tàwíìd tàwíìd ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo ẹmọ́ sí náà gbàtọ́lọ̀n sọ ayàkùn kàríkàlẹ̀ pé wà látún se kò bí ẹ̀ṣọ́ bí kẹwàáfẹ́ àwọn ẹmọ́ àwọn ìyàwó tó jẹ́ kéfèé rí kò pọ́síbù ẹ̀dà wọn náà kí á kí á lóní kálùkùn dẹ̀ bọ́sì ìyàwó wọn wá islam àbúfẹ́ kọntínú lórí ẹbọ islam ní jòkó ẹwọ ẹbọ àwẹ́ ilé yìí sígbàtà níbi ẹsẹ̀ dé títà orílẹ̀ tí yé wọn ìyàníwà sọ wọn pé ìyàwó rẹ̀ ọ̀gbẹ́lẹ̀ bọ́ ní fílẹ̀ àbó ìyàwó rí ní kí ló kàn pẹ̀lú ìyàwó because kò sí pìlẹ̀ tí ẹkọ́ wà ń bẹ kò sí ń bẹ ẹ wá wò ìgbà tí bẹ̀rọ lọ wá débì kan wallahi èyàn ah, kí ló tó fẹ́ tó àṣírí rẹ̀ tọ́lọ̀ ti bú ọ àní mo ṣe jìnà sẹ́ ah, ah.

ṣe ọ̀rẹ́ tó báyẹ̀ ní time tàwà yìí as like ṣe ṣáwọn yẹn dáre báyẹ̀ ni àwọn díẹ̀ tó bá rẹ̀ ṣe mistake bá ẹnì kan bá ní sàrọ̀sọ̀lọ̀m ẹwẹ̀ ìtọ́ bá nẹ́bí níbi àdíkì ahlakitu anẹ́bí ní kí ma ahlakek ó ní ànẹ́bí mo ti sọfó anẹ́bí ní kí ló sí ọlọ́fò ó ní wà káàtù ahli fi ramadan mo súnmọ́ yàwó mi ramadan ṣe bí tàwídì ti ń bẹ́lẹ̀ ló jẹ́ kí àwọn èèyàn kí ni mo ṣe yìí nígbàtí àwọn jákúmá ló ń sọ ìgbà ẹ̀yìn náà kọ́lẹ̀ ń dáwọlẹ̀ láwùjọ ni ẹ̀yàfà ẹlòmí kò sí kàfàárọ̀ kò sí kàfàárọ̀ ìdí ni pé ẹlòmí ò ní pé mo lágbára ti bọ́yẹ̀ 1000 so ìmọ̀ sí ìdínẹ́lọ àìsíta orídì lára àwọn èèyàn náà ni ẹ̀yàfà tẹ́ ń kó báwọn èèyàn náà nù ẹ̀yàfà ìgẹ̀gẹ̀lẹ̀ ń kó báwọn èèyàn ibi títa orídì bá ti ń bẹ lára àwọn èèyàn tó jòkó ní pé ah kí ni kí ló ń pẹ́ mo lágbára ti bọ́yẹ̀ 1000 ó yẹ bá ń kọ́ obìnrin wá mímọ̀ bá wọn sọ̀lọ́ ní mo ti ṣe kí ní èní àbí èyẹ sí oúnjẹ yẹ 1000 mo nílé àbí èyẹ fíyẹ̀ sí ti ló jẹ ó kú oúnjẹ ló báyìí 900 and <laughs> wọ́n tún dọ̀lá kódà kò ní ẹlòmí òní gbáwẹ̀ kankan yẹ ìdàn àbí kò ní gbáwẹ̀ kankan ìdí ni wípé kò sí pìlẹ̀ lára ìpìlẹ̀ yẹ làwọn jà sí ti wà báyìí tí tàwídì jókó lára rẹ̀ o lè ṣegún nǹkan báyìí ẹ̀hẹ́ so ìwọ́sì lọ ń gbógi tí tàwídì lórí ojúmọ́ àwọn ẹlẹ́sì kejì bí se mọ́ ń pẹ àwọn ni o àwọn ẹlẹ́sì kejì àwọn kírísítẹ́nì kọlẹ̀ ẹlẹ́sì kejì mọ́ àwọn ọmọ sálàfíù àwọn oníṣọ́kọ̀tọ̀ pẹ́ńpẹ́ àwọn ẹlẹ́sì kejì àwọn tẹ́dẹ̀ ń ṣe wá sí gbáwó àwọn èèyàn lọ́dà ìtọ́ni náà ó jòkó sásàlátù ó lò ń sásàlátù wọ́n wà gbé gbogbo náà ó tó gbogbo náà mú kalẹ̀ báyìí ó yá kìní kan 1000 ìwọ́n tó bá fẹ́ fún 1000 kalẹ̀ 500 kìní kan kìní kan ẹnìkan sọ kìní kan fún orí pé lásàlátù àwọn wọ́n ní káwọn mú bí èlùbọ́ ti ẹni ẹyọ kọ̀ọ̀kan wá èèyàn 500 ní wá sí àsàlátù oníkálùkù mẹ́lùbọ̀ ẹyọ kọ̀ọ̀kan ìyàwó àfò ní lọ sí sọ́ọ̀bù ẹni ká sọ fífẹ́ níjọ́ dìde bìfọ́ ọdún wọ́n ní káwọn kó fúrútù wá sí àsàlátù ni ní mọ́júmọ́ ọdún dìde bìfọ́ ọdún afáfẹ́ sàdúwà sí afá ah, olúfẹ́ sàdúwà sí wọ́n gbáyé ni wàláhì wọ́n jẹ owó yín lọ́nà ìtọ́ ni ẹwà gbàwọn èèyàn wọ́n lásàlátù lásàlátù lásàlátù lásàlátù mú ò lè dá fátíhà kà wàláhì gẹ́gẹ́lì mọ́ gìlú mímọ̀ làwọn yẹn ń kéfà sókọ́tù fátíhà dẹ̀ ní tó bá ké fátíhà Ànábì ní pé la salata liman la yaqra'u bi fatihatil kitab ìwọ tó bá di ké fatiha ó nírun tó bá ní kí a mẹ́ka fatiha lọ́lí kul huwa Allahu ahad ìwọ náà ronú ẹ̀yí ibi tí ẹ kí ẹ̀ ti ronú ní 50 years kò lè káfkọ mọ̀kẹ́kẹ́ nípa 50 years wọ́n ẹ̀mí tí ó tó wà mọ́ mo ma tó yí pé wọ́n kí ó yẹ fún ha ẹlòmí ò mọ́bí tí a dìfù kọrí sí ó yẹ wàláhì irọ́ ni tó má ti pẹ́ ní yí wọ́n sàlátù dáadáa ìmọ̀ ń fowó lẹ̀ ah owó yẹ gbùdọ̀dọ̀ àwọn yáwá yá àdínì àwọn tí wọ́n kìí kírun mo ma tó sí pé wọ́n lọ sí àsàlátù tó kí wọ́n kìí kírun ìyá kan wà gbẹ̀rẹ̀ tí mo mọ̀ dáadáa ìyá yẹn kò lè mí sí náfílà tán ṣe ní kọ̀ríbù wọ́n mọ̀ kẹ́jú ní wọ́n ti fẹ́ ṣe náfílà ń kọ̀ríbù ní gbọ́dọ̀ léètì nẹ́fílà bídí àtẹ́sí kọ́ níjọ sunday nìkan o yáyò kí kírò mi wọ́n lè wá kí jùmọ́ àjúmọ́ àgbà mi o so èyí tó jẹ́ tẹ́sì ọlọ́wọ́ bá gan ẹ̀kọ́ àwọn èèyàn ẹ̀sìn gbọ́wọ́ àwọn èèyàn lọ́nà ìtọ́ ìgbà ọlá fẹ́ ṣe lé ìdá àwọn ké pàwùjọ òdá àwọn ké ìntà lè ṣe tí ó fi dá òun ni pé ẹ jẹ́ ká mọ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn ẹ̀ la bẹ̀rù ẹnu àwọn búnibúni ẹ má bẹ̀rù ojú àwọn woníwoní ẹjá jòkó lódodo kásọ táwọn èèyàn fẹ́ in tó kòrò ọ̀rọ̀ tó kòrò táwọn èèyàn nífẹ́ gbọ́ yẹn tí ń jẹ́ òdodo yẹn ẹjá sọ fún wọn tá bá sọ tí tara wọn bá kọ̀ lọ́jọ́ alákọ̀ọ́kọ́ tó bá tún gbọ́lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì tara wọn bá tún fẹ́ kọ̀ tó bá gbọ́lọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn gbọ́n bí wọ́n tún dé mọ́sílásì ọ̀rọ̀ iná tún sọ débò mí wọ́n gbọ́ta fàká ní pé ẹ̀ẹ́ pé kí ni ìyàwó ní bẹnu sàárè yóò sí àkankanú sàárè àwọn miskinu nù question of primary school tí yíò bàbá dámù ní ó wà kú báwí bàbá dámù ọlọ́wà mọ̀ bèèrè lọ́wọ́ pé mọ̀ rọ́bùkà mọ̀láíkà kan bèèrè lọ́wọ́ bàbá dámù kí mọ̀ rọ́bùkà ẹwù ọ̀rọ̀ ẹbọ ó ní question of primary school lé ń tẹ̀lé ṣéèkì àmdà ṣe sọ nìyẹn tó wá ti lè tẹ̀lé sheik amina Tijani ó lè wọ́n náà ah, àà ah. nígbàtí àwọn kan ṣàlàyé àkídà fáwọn èèyàn káwọn yẹn bẹ̀rù kí ni túnmẹ̀ yíò à mọ̀ tí tẹ̀lé ka amina Tijani kò sí náà kankan mọ́ kí ló kù báyẹn wa Tijani gbogbo na. láìpá eh, ah, àwọn wọn wọn mú tí

bàbá kí ló tẹ̀ kírun ẹni ah èmi ò kí ló sì kírun bó maka ni mo ti ń bọ̀ wá Ìlọrin ni bàbá jòkó sí o maka mo ti ń kírun ẹwà ní kírun kí lẹ́ ń gbé lọ private jet ni àbógún lẹ́ ń ṣe kódà ó nìkan nínú àwọn atọ́já ah, so àwọn nǹkan bá ilẹ̀ fi ń kọ́ àwọn èèyàn ẹ̀ ń kọ́ wa ní tẹ́ àwọn ẹni Ọlọ́run tó bá ti dé pò kan lọ́dọ̀ àwọn súnfí ipò wìláyà ó ju nùbúgbù àti rìsáàlà lọ ó ju kókó jẹ́ nẹ́bì àti kó jẹ́ rọ̀súlù lọ tó bá mọ̀ lọmọlé nínú kódà wọ́n ti jẹ́ kó mọ́ yí ọ wípé tó bá ti dé lẹ́fù kan eh, kò nídìí kó takalifu yẹn ti jáwọ́ lórí ẹ̀ ìgbà tí wọ́n kọ́kọ́ expense mùsùlùmí àwọn ẹni ọkùnrin àtòbìnrin Tìjàníyà ni wọ́n ẹjá lọ kírùn wọ́n wá ní wọ́n tẹ̀mọ́ lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ọ̀dẹ̀ kẹjẹ́ ká kírùn wọ́n ní àwọn òlọ ni later gbà tí wọ́n á dé tí wọ́n padà dé àfá brother sister kí ló tẹ̀ wá kírùn ìmọ̀mọ́ ń

àtàwọn aburú ẹ̀yìn ti sọ fáwọn yẹ̀bá ìgbé tó bá ti ń fasẹ́ kan o nídi kó gírun mọ́ kílókù ẹ̀yìn lẹ́yìn sọ fún akéwòlì kan bẹ lọ́fà in lọ máa ń fọwọ́ fa ọmú àwọn obìnrin lọ́jà ọba wòlì kan bẹ fm elé midland fm elé 99.0 elé fm zobi fm unilorin yóò sì mọ́ gbogbo bẹ̀rẹ̀ kẹ́nà ẹ̀lẹ́ ń jẹ́ yọ kí wòlì kan bẹ ẹni ọlọ́run ni ó yóò sì mọ́ talanta lọ́sàn kí atalanta lọ́sàn kọmọ fífínà káàkiri wòlíì tí ó mú sẹ́kẹ̀rẹ̀ dání wòlíì tí ó kò tẹ́sù bá bí 800 sọ́rùn wòlíì tí ó wé láwà níbi mẹ́jọ lera olórí wòlíì bí wèrè ẹ̀yìnlẹ̀ ń jẹ́ yíwa pé nǹkan báyìí báyìí ló ṣe rí ẹ̀yìnlẹ̀ tí wọ́n sọ fáwọn ẹ̀kan bẹ̀rù gbogbo àwọn haramu yẹn kò nídìí kò sí fún ọmọ ẹbá tún ẹwà ń pàgbé pèsì náà ń ṣẹlẹ̀ ọtí mímú ń ṣẹlẹ̀ ẹwò lúta wà yí mọ̀ fi ń example ní pé wádú rúlé kí tí bẹ́lù dárùl bí dáwà dọ̀lára ni ẹ kíní kan dárùl lúmi ẹni sálẹ̀ kòtò kíní kan ni ẹ lóde àfáǹdá kíní kan ni ẹ thousands ní jáde lọ́dọọdún ilé kí ó pọ̀ gan wọ́n pọ̀ gan kí ló dé táwùjọ wa ń wọ́ọ̀sì sí báwọn ọmọ bẹ́ẹ̀ làwùjọ ń wọ́stì sí àwọn ọ̀dọ́ kọ́lẹ̀ sàbúrú láwùjọ ní agbágbé ìlànà àgbàlagbà ní sí máa ọ̀dọ́ ni ibú làwọn ọ̀dọ́ yìí ti ń jáde tẹbárẹ́ lóbi ní pé farabalẹ̀ mọ́ kéwú ní mọ́rí káàsìfà àwọn èèyàn tán ń fa igbó burúkú tán sàbúrú wọ́n láẹ̀ lómi ọmọ pé èmi náà parí sánẹ́wì èmi náà parí dáàdì mo parí kìní kan ẹlòmí mi síbá oúnjẹ mẹ́mẹ́ lọ́lọ́ àríwá bẹ́lọ̀ báyìí àwọn báwọn yíwá ṣe ń lọ wọn lè kéwìí sí kí ibi tí ẹka ti ogun nú nìyẹn pé ṣe lè àwọn lè kéwì ṣe wọ́n ń kọ́ àwọn èèyàn níbẹ̀rù ọlọ́ọba ni àbí àkídà súfí kẹfẹ̀ sí ọlọ́ọba ilẹ̀ náà ń kọ́ àwọn èèyàn àwọn èèyàn wá ń jáde lójoojúmọ́ lọ́dọọdún ọdọọdún ọdọọdún tó bá ó lọ sí hafla wọn dáwù mẹ́yẹ wọ́n pọ̀ bí omi ni wúlé àwọn èèyàn pọ̀ tó wọ́n jáde náà kí nìkan tó wọ́n jáde sáwùjọ wa ẹ̀rípa burú ni ẹwà wáwùjọ tó bá ti wárá ìwọ́n kó rí pé ọkàn rí ó bẹ̀rẹ̀ láti wà láàrin wọn tó bá wà láàrin àwọn ọmọ tí wọ́n lọ àwọn bí àwọn ilé kéwù yẹn ẹ̀wú lè máa bá ọ́ kama gẹ̀ẹ́sẹ̀ rẹ kama lọ fi jó nǹkan wọn àbí kama sí nǹkan báyìí fún because mọ̀ pé wọ́n ti kọ lọ́dọ̀ àwọn ará ilé kéwù wọn gbogbo àwọn ogun mahabba ogun fẹ̀rákù ogun kìnnìkan tó bá fẹ́ ṣe kìnnìkan tó bá fẹ́ bàtìyàn jẹ́ làbíbùn sọ fáwọn èèyàn ẹ̀sọ́ká ànẹ́bìnrin asọ́ká

rásù mo nídi rásù kan fún rásù wà lẹ́mọ́ abúrú mú lọ jó ẹnìkan sọ pé tán bá jórí èyàn tán bá jórí èyàn ìyàn òbí olè kúrò sẹ́fún náà <laughs> wọ́n ma ń jó dáadáa ní pé tán bá jórí èyàn wọn gbùkí ní ìgbó sẹ́fún náà tán bá jó tán tán bá rán sínú rẹ̀ kí ni túnmọ̀ gbogbo ilé náà ṣé ẹ̀sìn lélẹ̀ ni àbáwo awolélé náà so ìyàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti babaláwo àfà àwọn àfà tó gbádùn láwọn àfà tí wọ́n ń kà fún yín nínú Kùránì àti súnnà tí wọ́n ń ṣe àlàyé tàwhídà àti àkídà fún yín àwọn àfà gidi nìyẹn bó bá ṣe wá ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn sí bẹ́ẹ̀ ló ṣe máa tún máa dá wọn mọ̀ pé àwọn olówó original nínú àwọn àfà tí mo tọ́kọ́ zero sùfíyà pé tasawuf sùfíyà anything tó bá ta alákọ̀ọ́mọ́ باطل وزيغ والضلال وانحراف فنعوذ بالله من ذلك سبحان الله سبحانه وتعالى kuda ko so وافوا wa fún wa kó gbà olowo àwọn sufi lọ́dọ̀ àwọn tí wọ́n si àwọn yẹn lọ́nà kó gbà olodo àwọn afi apomolekun jayé àwọn afi ẹ̀sìn afi ẹ̀sìn àwọn èyàn eh aljanna àwọn èyàn ká mọ̀ fi jẹun láyé kolo kula ko be so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wasallam وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته